Tonight, láti alẹ́ yìí, we scratch the surface once again. A ó tún mú díẹ̀ of a very deep matter. Nínú ọ̀rọ̀ tó jinlẹ̀ kan, it is called the mark you carry. A pè ní àmì tó wà lára rẹ̀. The mark àmì you carry tó wà lára rẹ̀. And that these listen to three scriptures. It is from these three scriptures we are going to draw out some huge implications. Láti inú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mẹ́ta wọ̀nyí láwọ̀ àti mú àwọn ìtumọ̀ tó rí jáde. It's important to follow us as we look at this scripture. Ó ṣe pàtàkì pé kó o máa bá wa kálọ̀ bá ti ṣe àyẹ̀wò àwọn ẹsẹ̀ wọ̀nyí. In Genesis chapter four. Ìwé Genesis orí kẹrin verse 15. Ẹsẹ̀ ìkarùn-ún-dín-ní-ogún. Genesis 4:15. Genesis orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún-dín-ní-ogún. And the Lord said unto him. Olúwa sì wí fún un pé. Therefore. Nítorí náà. Whosoever feared Cain. Ẹnikẹ́ni tí ó bá pa Káínì. Vengeance shall be taken on him sevenfold. A ó fẹ̀sán lára rẹ̀ lọ́nà méje and the Olúwa set a mark upon Cain. Ti sàmì sí Káyìnì lára. Let any finding him to kill him. Kí ẹni tí ó bá rí má bàa pa A mark. Àmì. Was put upon Cain. A sà á ara Káyìnì. So that he will not be wasted. Kí wọ́n má bàa fi ṣòfò. Because he has already become ìgbọ́dàbọ̀ nítorí ó ti di alárìnkiri mark àmì it's not a physical mark kìí ṣe àmì àfojúrí o but it's carrying it ìgbà àmì wà lára rẹ̀ and that keeps him secure eléyìí ti ṣàbò fún secure to suffer his punishment very well kó ba lè jẹ ìyà ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́rù. Is, is this kind of a man? Is he really original Is this kind of a man? Is he really original soul? And instruction have been given. Àti ti àjẹkọ sílẹ̀ for destruction fún ìpanirun Ezekiel nine. Ezekiel orí kẹsàn-án, I'm reading from verse four. Ó kà láti ẹsẹ̀ ìkẹrin. And the last said unto him, Olùwàbí wí fún pé Go through the midst of the city. La àárín ìlú já through the midst of Jerusalem ní àárín Jerusalemu and set a mark sí sáré upon the forehead of the men. Iwájú àwọn ọkùnrin. that cry, that cry for all the abomination that be done in the midst thereof. Ṣé ń kẹ́dùn tí wọ́n ti ń kígbe nítorí ohun ìríra tí wọ́n ń ṣe láàárín rẹ̀? And to the others he said in my hearing. Ó sì sọ fún àwọn ìyókù ní etí mi. Go ye after into the city. Pé ẹ tẹ̀lé ńlá ìlú lọ and smile. Ẹ sì máa kọlù. Let not your eyes tear. Ẹ má jẹ́ pé ojú yín dá sí. Neither have you pity. Bẹ́ẹ̀ni ẹ má ṣe ṣàánú. Lé ọ̀tálé ọ̀rà yàn. Ẹ fa arúgbó àti ọmọdé pátápátá. Both men and little children. Àwọn wúndíá àti ọmọ kéékèèké. And women. Àti obìnrin. But come not near. Ṣùgbọ́n ẹ má ṣe súnmọ́. Any man. Ẹnìkan. Upon whom is the mark? Lára ẹni tí àmì náà wà. And begin at my sanctuary. Ẹ ti bẹ̀rẹ̀ láti ibi mímọ́ mi. Then they began at the ancient men which were before the house. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbà tí ó wà níwájú ilé. And they began to wait all those who did not have that mark. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ti gbogbo àwọn tí kò ní àmì yẹn ṣòfò. In Galatians chapter six now. Ìwé Galatia orí kẹfà. Verse seventeen. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. Galatians six seventeen. Galatia orí kẹfà. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. This scripture is something you must memorize ẹsẹ̀ yìí ó jẹ́ ohun kan tó yẹ ká kọ́ sórí. Galatians six seventeen. Galatia orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. From henceforth. Láti sísìnyí lọ. Let no man trouble me. Ṣé ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́? For I bear in my body. Nítorí èmi ń ru. The mark. Apá. Of the Lord Jesus. Jésù Olúwa kiri ní ara mi. From this three scriptures. Láti inú àwọn ẹsẹ̀ àyọkà mẹ́ta yìí. We are going to draw some very serious implications. A fẹ́ mú àwọn ìtumọ̀ tó lágbára jáde. Which will now drive us into the prayer of tonight. Tí ó wà mú wa wọnú àwọn àdúrà àtàlẹ́ òní. One. Àkọ́kọ́. There is something known as spiritual mark. Ohun kan wà tó jẹ́ àmì tẹ̀lé a mark put upon the spirit man of a person. Àmì ṣáàgbà sára ẹni ẹ̀mí ìṣèyàn. two ìkejì the mark àwọn àmì ọ̀hún are applied on the spirit man of human. Ẹ̀mí ènìyàn là ń sà wọ́n sí. You may not see them physically. O lè má fojú rí wọn. Three ìkẹta the marks are invisible to the physical eye. Àwọn àmì náà kò ṣeé fojú tara rí. 4. He said, This man as visible in the spirit realm. Àwọn àmì yìí ó ṣe é rí nínú ìpele tẹ̀mí. They are visible in the spirit realm to God. Wọ́n ṣe é rí nínú ẹ̀mí sí Ọlọ́run. To angels. Sí àwọn angẹ́lì. To Satan and his demons. Sí Sátánì àti àwọn ẹ̀mí èṣù rẹ̀. àṣekáàrò. this mark àwọn àmì wọ̀nyí may be positive or negative wọ́n lè jẹ́ rere wọ́n sì lè jẹ́ búburú they may be positive wọ́n lè jẹ́ rere or negative wọ́n sì lè jẹ́ búburú. six ìkẹfà this mark àwọn àmì wọ̀nyí can be inscribed and inside by God látọwọ́ ọlọ́run bẹ̀wú látọwọ́ àwọn ẹ̀mí èsì ọ̀mẹ́ àbí látọwọ́ àwọn ènìyàn. Seven. Ìkeje. This man, àwọn àmì yìí may go from the cradle to the grave wọ́n lè bá ènìyàn rìnrìn àjò rẹ̀ látọjọ́ ìbí rẹ̀ títí dọjọ́ ikú rẹ̀. meaning that it can be put on a person from the womb. ó túmọ̀ sí pé wọ́n lè fi sí ènìyàn lára láti ìgbà tí wọ́n ti bí. the person will be born like that without mask, ìgbà tí wọ́n lóyún rẹ̀ wá bí pẹ̀lú àmì ọ̀hún. and may die with it. ó sì lè kú òun tàbí ọ̀hún. the person knows not what to do. bí onítọ̀ wò bá mọ ohun tó yẹ kó ṣe. ìkẹjọ expecting a carry more than one mark. Ó ṣe é ṣe kí ènìyàn ní ju àmì ẹyọ kan lọ. Now, it says so, a person may carry both positive and negative marks together. Ó ṣe é ṣe kí ènìyàn ní àmì rere àti àmì búburú pọ̀. Kẹ́yìn, ìkẹwàá, mark àwọn àmì may possess positive or negative magnet wọ́n lè ní òǹfà rere tàbí òǹfà búburú. The thing is on the person. Ó wà lára ènìyàn. Magnetizing. Ó ń fa nǹkan sọ́dọ̀ rẹ̀. Magnetizing. Ó ń sọ́dọ̀ rẹ̀. Ten. Ìkẹwàá. A man, army, could be made on a person's activities or property. Wọ́n lè tà á sórí ìṣe tàbí ohun ìní ènìyàn. Eleven. Ìkọkànlá, a mark army may attract evil arrows. Ó lè máa fa àwọn ọ̀pá búburú wá. It will actually guide the evil arrow to the person. Kódà yóò máa tọ́nà àwọn ọ̀pá búburú sọ́dọ̀ onítọ̀hún. Twelve. Ìkejìlá. Spiritual marks are generally on the fourth page. Àwọn àmì ìtẹ̀lé lọ́pọ̀ ìgbà iwájú orí ni wọ́n máa ń wà. Or sometimes on the hand. Àbí nígbà mìíràn ní ọwọ́. The mark of the antichrist for example will be on the forehead or on the hand. Fún àpẹẹrẹ àmì aṣòdì Kristi iwájú orí tàbí ọwọ́ ni yóò wà. The head is the symbol of your destiny. Orí ni àmì àyànmọ́ rẹ. Why the hand is the symbol of your labour, your work. Ọwọ́ ti jẹ́ àmì làálà tàbí iṣẹ́ rẹ̀ thirteen ìkẹtàlá the mark that each person bear àmì tí oníkálukú ní determines what troubles their track yóò pinnu irú àwọn ìdààmú tí wọ́n ń fà mọ́ra. fourteen ìkẹrìnlá the mark that each person bear àmì tí oníkálukú ní determines what troubles they return yóò pinnu irú àwọn ìdààmú tí yóò jìnà sí. Fifteen ẹ̀ka àrùndínlógún the mark army may brand a person for preservation or immunity. Ó lè sàmì sí ènìyàn fún ìdáàbòbò tàbí ìparun. Remember, ẹ rántí o, that man àmì ìhà uh, somebody stretching to kill. ọkùnrin yẹn jẹ́ nìkan alẹ̀ mọ́ kó wó pa. and the Gbàtọ́dọ̀ they had a revelation. Ó bá rí ìṣe they were inside a strange place. Ṣé àwọn wà nínú ibi kan tí wọ́n mọ odi yíká? And the man that wanted to kill him was outside. Ẹni tó ti fẹ́ pa ó wà lóde pointing at a strong man to go and kill the man. Ó ń tọ́ àti ọkùnrin alágbára kan pé lọ́ba ni pa. The strong man said no, let us go for somebody else ọkùnrin alágbára òun sọ pé rárá o jẹ́ ká lọ pẹ̀lú mi. sọ náà bàbá sì fẹ́ sọ̀rọ̀ àwọn. ó ní rárá ẹni tí mo fẹ́ nìyẹn. we don't we can't touch this one. ó sì ń pẹ́ àwa ò lè fọwọ́ àwọn yẹn. they have the mark of the almighty upon them. àmì alágbára jùlọ ó wà lára wọn. For the same reason, Satan cannot divide everybody. Nítorí ìyẹn náà ni Sàtánì ò ṣe lè fi gbogbo ènìyàn jẹ́. Wọ́n fọ́n ní Bible says, be sober. Ìdí yẹn tí bíbélì you are advancing them. nítorí ètò ọ̀tá yìí. wọ́n kẹ́kàá. ó lọ káàkiri. seeking. ó ń wá. whom he may divine. ẹni tí yóò pa jẹ. meaning cannot divine God. ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo èèyàn ló lè pa some have the mark saying divine divine divine. àwọn ẹlòmíràn ó ní wọ́n ní àmì tó ń sọ pé pàájẹ pàájẹ pàájẹ. and some of the mark don't touch don't touch don't touch. àwọn kan sì ní àmì tó ń sọ pé má fọwọ́ kan má fọwọ́ kan má fọwọ́ kan. so the mark may brand the person for preservation or ministry. àmì owó lè jẹ́ kí ènìyàn ní ìdáàbòbò àti àjẹsára. sixteen. The mark may be an ownership mark. Àmì ọ̀hún ó lè jẹ́ àmì èmi ni An ownership mark. Àmì èmi ni mo ní. I'm praying for somebody here today. Mo gbàdúrà fún ẹnìkan bí lónìí. If the devil or his agent or your ignorant parents have put an evil ownership mark upon your head. Bóyá èsì àwọn òjíṣẹ́ rẹ̀ tàbí àwọn òbí rẹ̀ wọ́n ti fi àmì Èmi ni mo ní tí kò dára báyìí. By the blood of Jesus. I wipe them off now. Ẹ sẹ́gun fún. kẹtàdínlógún the mark army lè secure your destruction. O lè ṣe àrídájú ìparun rẹ. may secure your destruction. O lè ṣe àrídájú ìparun rẹ. it now makes sense now. Ó wá jẹ́ ohun tó nítumọ̀ nísìnyí. It makes sense this day. Nísìnyí ló jẹ́ nítumọ̀. The ancient song they taught of many many years ago when we first got born again. Orin ìgbà láíláí tí wọ́n kọ́ wa nígbà tá a kọ́ dà sí rí. The song say father. Orin ọ̀hún pé bàbá. Put your living mark upon my life. Sàmì iye rẹ mi lára. Father, put your living mark upon my head. Bàbá sàmì ìyè sí mi lórí. There is death and fire. Ikú ń bẹ lóde. Put your living mark upon me. Sàmì ìyè sí mi lára. There is tragedy answer. Àjálù ń bẹ lóde. Put your living mark upon my life. Sàmì ìyè sí mi lára. There is danger answer. Ewu ń bẹ lóde. Sickness answer. Àìsàn ń bẹ lóde. Father, Bàbá, put your living mark upon my life sí mi lára. Ọba mímọ́ bá mi yẹ sí mi lára bá mi yẹ. Ikú mẹ́rin. Àrùn bẹ́ẹ̀ lọ. ìtumọ̀ báyìí why they were asking us to be singing that song. Tí wọ́n fi ní ká máa kọ orin yẹn. Ètì, ìkejìdínlógún. The mask you carry. Àmì tó wà lára rẹ̀. May brand you as a prey. Ó lè ṣàmì sí ọ gẹ́gẹ́ bí ẹran ìjẹ. For eaters of flesh and drinkers of blood. Fún àwọn jẹranjẹran àti mùjẹmùjẹ. This is a very serious matter. Ọ̀rọ̀ tó le ni ọ̀rọ̀ yóò. I met a man in London. Ìlú ọba ní ojú pàdé ọkùnrin kan. At the age of forty-two, ní ọmọ ọdún méjìlélógójì, he had divorced thirteen times. Ìgbà mẹ́tàlá ló ti kọ obìnrin sílẹ̀. Thirteen times. Ìgbà mẹ́tàlá. At the age of forty, a divorced thirteen women. Ó ti kọ obìnrin mẹ́tàlá sílẹ̀ as a mark. Abẹ́lú. I've seen a lady ó ti rí ọmọbìnrin kan she has sewn wedding gown thirteen times. ìgbà mẹ́ta ìyá ló ti rán aṣọ ìgbéyàwó. the last one she sold ètò rán kẹ́lí she was in church. ó wà ní ìjọsìn and the man was playing lawn tennis somewhere. ọkùnrin ọ̀hún ti ń gbá tẹ́nísì níbì kan. And somebody said, ah, you're supposed to be getting married today. Àṣírí nínú yẹ kí wọ́n ṣe ìgbéyàwó. How foolish they live. Ó ní ọmọbìnrin ọ̀jẹ̀ yẹn bí ìdẹ̀jẹ̀ ní and pray again. any man. Of bad luck. Any mark Of poverty. Ṣiṣẹ́. Any mark Of evil education. On any life. By the blood of Jesus. I wipe you off now. In the name of Jesus. The Amẹ́ríkà láwà and the lady was sharing the testimony with us. Ọmọbìnrin kan wá ń ṣe ìjẹ́rìí pẹ̀lú wa. There was this man. Ọkùnrin kan wá a serial rapist. Ó máa ń fi pátá àwọn èèyàn lò. Ó sì ti di bára fúnfun. Raping people and harming them yóò fipá bá wọn lò á ti ṣe wọ́n léṣe in the area where the man live, ní agbègbè tí ọ̀fẹ́ náà ń gbé ìrìn bọ́sálí all the young ladies there. ó bẹ̀rẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọ̀dọ́bìnrin bẹ̀ ló ti fipá bá lò. apart from one. yàtọ̀ sí ẹyọ kan. then gbàtọ́ ya this serial rapist governor again. ọ̀gbẹ́ni tó fipá báwọn èèyàn lò yìí ó wá dà tó bí governor again in the prison. ní kúkú ló ti dà tó bí. and he was telling a testimony. ó wá ń ṣe ìjẹ́ yìí said there is only one girl. Ṣé ọmọbìnrin kan ṣe That he could not talk. So wò lè fọwọ́ bọ̀. Because this time he tried to rush at her. Ó ní nítorí gbogbo ìgbà tó bá gbìyànjú láti kú gìrì mú. There was always this giant man walking about with her. Ọkùnrin òmìnira kan wà tó And this girl, Christian girl, ọmọbìnrin kìsẹ́ náà, she didn't see any guy. Ìyẹn òṣìṣẹ́ obìnrin kankan. But that was a mark of honor. Nítorí pé àmì wà lára rẹ̀. The mark of such not my love. Àmì máa fọwọ́ kan ẹni olóró mi. I will do my prophet no harm. Máa ṣe wòlíì mi ní ìlú. I'm praying for that woman. Ò ń gbàdúrà fún obìnrin yẹn. I'm praying for that man. Ò ń gbàdúrà fún ọkùnrin yẹn. Any power. Agbára kágbára. That is washing away the mark of God from your head. Tó ń fọ àmì Ọlọ́run kúrò ní orí rẹ̀. Very now in the name of Jesus. Lórúkọ Jésù. Ìṣàkóso ọ̀gbẹ́ náà. Àmì méje. of deliverance. Níbi ẹ̀kọ́ ìtúsílẹ̀, there are about seventy marks. Àmì bíi àádọ́rin ló lower That could be found on a person spiritually. Kàlè rí lára ènìyàn nípasẹ̀ ìdí. Protection. Ààbò. Immunity. Àjẹsára. Offensive. Ìjó ìjó tó ogún kọ́. Hatred. Ìkórira. Haven't you had that they say some people have hatred in them. Lẹ́yìn òpó ni kan sọ pé àrùn kórìíra wà lára ẹni. People just hate them for no reason. Àwọn èèyàn kàn kórìíra ẹ̀ láì níbi. Demotion. Ìrẹ̀sílẹ̀. Cancer. Ègún. Fẹ́ẹ̀. Èpè. Bewitchment. Ìbọ̀dì. Bad luck. Orí Susceptibility to attack. Ṣíṣí sílẹ̀ fún ìgbógun. Sexual harassment. Ìdojúkọ nínú nípa ìbálòpọ̀ àti elédèrè South Africa who had been raped forty eight times. orí ọmọbìnrin kan ní gúúsù Áfíríkà tó jẹ́ pé ìgbà méjìdínláàádọ́ta ni wọ́n ti fi pápá lò. It got so bad she now dresses with a mask when to work. about. Ó wá burú débi pé ṣe ló wá bẹ̀rẹ̀ sí ṣé agbọ̀gbójú bí ẹni pé ébù ni nígbà tó bá ń lọ káàkiri. Assassination. Ìṣekúpani. And she married. Ìṣòdì sí ìgbéyàwó nípa máa avenue wrong accusation. Christians will say for you, you have not done anything wrong. Okay, ṣe kọ́kọ́ but you be the one they were accused that you done it. Ṣùgbọ́n òun ni wọ́n yá fẹ́ sùn kọ̀ọ̀kọ́ ṣe profitless hard work. Iṣẹ́ àṣekára tó lérè. Vagabond. Alárìká. Disgrace. It Shame. you Embarrassing. Ìtòjú ti ní. Love. Àdánù. Backwardness. Jíjẹ́ ní ẹ̀yìn. Favour ojú rere progress ìtẹ̀síwájú going about a circle yíyí kiri nínú obìnrin bad company yíyí ìfọ́pọ̀ búburú bad company àwọn sábẹ́ ẹgbẹ́ búburú bad friend bad friend ẹgbẹ́ búburú sexual perversion àyídáyídá nínú ìbáṣepọ̀ confusion ìdàrúdàpọ̀ suicide gbígbẹ̀mí ara ẹni wíṣíṣ wíṣà ojú àtàjẹ́ wasting ìṣíníṣòfò royalty jíjẹ ọmọ lọ́balọ́ba poverty ìṣẹ́ holy dedication ìṣèjì mímọ́ ìṣísà fúnfún the three times with the sign of the cross on their head. nínú ẹ̀mí ẹ ó rí àwọn ẹlòmíràn pẹ̀lú àmì àgbélébù ní orí wọn even dedication ìṣèjì búburú avenger olùgbẹ̀san blood ẹ̀jẹ̀. It blood on some people's head. Ẹ ó lórí àwọn kan. You know that that one has shed blood before. Ẹ ó mọ̀ ká eré ah, ti ti tàjẹ̀ sílẹ̀. Slavery. Ìṣerú. Insanity. Àìlera. Death and hell. Ikú àti ipò òkú. Explosion. Ìkúrẹ́sẹ́. Blessing. Ìbùkún. Blockage. Ìdènà. Punishment. Ìjẹníyà diminishing return. Jíjú àgbórẹ́ yìí. You put in a lot of things Don't get anything out of it. O kó ọ̀pọ̀lọpọ̀ owó ìnára sílẹ̀ ṣùgbọ́n kò rí ìkankan mú bọ̀ bẹ́ẹ̀. Disloyalty. Àìsàn òtítọ́. Animal. Ẹranko. Vanity. Àsán. Regret. Àbámọ̀. Prison. Kúrú. Àṣì. Ìnira. Insanity. Ìfẹ́wé. Being hunted. Tí wọ́n máa lépa ènìyàn. Tragedy ìjàmbá cobweb jàǹfàríwọ̀ sàn ìjà repulsion tí wọ́n máa ti ènìyàn kúrò exploitation tí wọ́n máa yan ènìyàn jẹ deceit ìjákulẹ̀ rejection ìkọnisílẹ̀ depression ìtẹ̀bá ọkọ̀ blindness for backness ìfọ́jú fire iná painless sísá injury ọgbẹ́ vein àsan dẹ̀ ikú àṣà ṣáṣá ènìyàn nù restlessness àìbalẹ̀ ara dẹ̀ gbèsè jíjẹ bitterness ìkorò agoni ìrora inconsistency àìṣedéédé recklessness àìṣeéṣára emptiness ìṣòfò being dormant tí ènìyàn wà láì ṣe nǹkan kan hopelessness àìnírètí expression tí wọ́n bá lo ènìyàn ní jìbìtì frustration ìjẹ ìsáríbọnú fall friends àwọn ọ̀rẹ́ èké all these are the mark you see in the spirit. Gbogbo àwọn ilé jẹ́ oríṣiríṣi àmì ta lè rí nínú ẹ̀mí. How do people obtain evil marks? báwo làwọn èèyàn ṣe gba àmì búburú one èdè ní by decision nípa ìpinnu ara ẹni àti ti di sunday ìfowópamọ́ pinnu wọ́n tó fẹ́ di ma kó fẹ́ gba àmì náà two ìkejì by inheritance nípa àjogúnbá your parents had it and you had it. àwọn òbí rẹ ní ó wá ràn dọ́dọ̀ rẹ. and three ìkẹta my carelessness nípa àìsí ìsára ẹni. You didn't have it before you went to where they put it on you and they put it on you. Òní tẹ́lẹ̀ orin ìrékèrèkè lọ ẹni tí wọ́n ti fi sí ọ lára. One very strong way ọ̀nà kan tó ṣe gbòógì and listen to me very carefully. ẹ sì fẹ́ kí gbọ́ mi dáadáa o. many may not enjoy unlike what I'm going to say now. ọ̀pọ̀lọpọ̀ lè máa fẹ́ràn ohun tí mo fẹ́ sọ yìí. one very strong way. ọ̀nà kan tó ṣe gbòógì. by which people invite troublesome mark upon their life. bí àwọn èèyàn fi ń pe àmì ajániláàmú sínú ayé ara wọn. is by defacing or spoiling the image of God. òun ni bí pa àwòrán Ọlọ́run jẹ́. The facing of spoiling the image of God. Nípa àbí yíyí àwòrán Ọlọ́run padà. When if you go to the maternity ward. Ẹ bá lọ sí ibi tí wọ́n ti ń tẹ̀sí àwọn ọmọ. When you see when you look at a newborn baby. Bẹ́ẹ̀ bá wo ọmọdé ṣòjòló. You are looking at the image of God. Àwòrán Ọlọ́run lẹ̀ ń wò yẹn. Please from the day. Ọmọdé tó lò in their innocence like that. Ọmọdé jáde wá bẹ́ẹ̀ yẹn láìsí ìmọ̀ kankan. No holes in the air. Kò sí ihò ní etí. No holes in the nose. Kò sí ihò ní imú. No holes in the belly. Kò sí ihò ní ìdodo. Pure. Ó wà bẹ́ẹ̀ ní imú. Pure. You are looking at the image of God. Àwòrán Ọlọ́run lẹ̀ wò yẹn. Any or obstruction to that image. Nígbà tí ènìyàn bá ti rí bì ṣe àyípadà kankan sí àwòrán yẹn. Instantly. Lẹ́sẹ̀kẹsẹ̀. Invite the mark of the enemy. Ó pe àmì ọ̀tá wá nìyẹn. This is why the Bible is against cutting the skin even for tribal man. Ìdí nìyẹn tí Bíbélì pàápàá fi lòdì sí kí a máa la ara àti kíkọlà. Leviticus 19:28. Nínú ìwé Létíkù orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. It's a skin for ká máa la àgọ́ ara wa nítorí abẹ́lé ọ̀tọ̀. Cutting the skin for incision. Ká máa sí sí àgọ́ ara. It's against making holes in any part of your body. Ó lòdì sí ká máa lu ihò níbi kankan lágọ̀ ara wa. It's against you tattooing your body. Ó lòdì sí ká máa dá pátánì All those pictures of serpents and scorpions and flowers and all kinds signs of people arising on your body, you are invited the mark of Satan. Gbogbo àwòrán òdòdó, ejò ni o, àkéte ni ó wù yóò wù fún ara rẹ̀, ò ń pè àmì yìí. A mother drug her daughter here for ten years ago. Lọ́dún mẹ́wàá sẹ́yìn, ìyá kan bá pa ọmọ rẹ̀ obìnrin wá síbí. She has tried to get married ten times. Ìgbàlú ìpàdé ti gbìyànjú láti lọ́kọ. She was a beautiful lady, but everything just collapsed. Òtọ́ ọmọkùnrin òun lẹ́wà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà forí jẹ́pọ́. Mother brother. Ìyá rẹ̀ bá wọ débi. And we started praying. A ti bẹ̀rẹ̀ sí gbàdúrà. And the Lord said, there is a tattoo mark. On the bum bum of this woman. Tí ìdí ọmọbìnrin yóò for an actor. Rabi, do you have any mark on your bum bum? Ǹjẹ́ o sọ àmì kankan sí ìdí rẹ? Sọ́jú ẹ̀. So what is it? Oníkílà náà. I wrote Richard there. Olóhùn Richard Richard. Richard. Who is Richard? Ta Richard? So Richard was my boyfriend many years ago. And we have promised that nothing will separate us will marry. Okay, where is Richard now? Richard wádà. So in fact, Richard is on the third wife. Alaga, Richard ìyàwó kẹta ló ń fẹ́ báyìí. Now that you have inscribed Richard on your bond nígbà tó ti wá kọ ríṣáàdì sí ti ẹ̀ báyìí. What are we going to do now? Kí ni àwa fẹ́ ṣe sí? Sísà sísà cake it can be removed. Orí alàgbàbọ̀ lérò pé wọ́n lè yọ. Ìyáwó ti lébi. Ọmọbìnrin yìí rè o. They are covenanted alive. Ó ti fi ayé ara rẹ̀ dá májẹ̀mú. By a man. Nípa àmì. Of a man he never married. Ti ọkùnrin kan tí kò fẹ́. God knows why He made you a black person or a white person. Ọlọ́run mọ ìdí rẹ̀ tó fi dá ọ ní aláwọ̀ dúdú tàbí aláwọ̀ funfun. None of us could decide where we are to be born. Kò sí kankan nu wa tó lè pinnu ibi tí wọ́n á bí wa sí. None of us could decide what sex we are going to be. Kò jẹ́ nìkan lónìí tó lè sọ pé ọkùnrin ni màá jẹ́ àbóbìnrin ni màá jẹ́. Any wilful attempt to change your complexion or skin colour to that of a white man while you are black is a corruption of God's image. Ìdíbàjẹ́ àwòrán Ọlọ́run ni nígbà tó bá ti ìfúnra rẹ̀ fẹ́ yí àwọ̀ ara rẹ padà kúrò ní aláwọ̀ dúdú tọ́lọ́run dá ọ di aláwọ̀ funfun. also seen a white woman trying to become black. Mo tún ti rí aláwọ̀ funfun obìnrin kan tó fẹ́ di ẹni dúdú. You instantly invite the mark of the enemy. Lẹ́sẹ̀kẹsẹ̀ orí orú ẹni bẹ́ẹ̀ ń pe àmì ọ̀tá You thought you are just rubbing a cream to make you lighter. No, you are inviting the back of the enemy. Òṣèré kò kan kò kan para ni láti jẹ́ kára rẹ̀ fún gbogbo tó ń ṣe ni pé òun pe àmì ọ̀tá. God was in full senses and he had a reason why he gave you the hair of a black man. Ọlọ́run mọ ohun tó ń ṣe nígbà tó fún ọ ní irun ènìyàn dúdú. Any attempt to change it to that of a white man is a corruption of God's image it invites about. Àyíká yìí dá àwòrán ọlọ́run ni nígbà tó bá gbìyànjú láti yí irú irun bẹ́ẹ̀ padà síta láwọ̀ funfun yóò pe àmì bá ọ. you conclude that the almighty has made a mistake. èyí ni pé o ti pinnu nínú ara rẹ pé ọ̀gá ògo tó jẹ́ ẹlẹ́dàá rẹ ó sì ṣe. you conclude that God did not give you enough air so until you buy air from India from Taiwan or they took from idols the temple of idol and put on your head that you are not well dressed. Òtún wa sọ pé àyàfi tó bá mú irun onírun tí wọ́n mú láti China, tí wọ́n mú láti Taiwan àbí láti India tó tó pọ̀ mọ́ irun tirẹ̀. Iwájú òrìṣà ni wọ́n ti kó o tí ì pé. Ìtàn ní sọ́tò gan. Àríkí ni ti Ọlọ́run. And then you invite the mark of the enemy. Ó sì pe àmì ọ̀tá wá sọ́dọ̀ rẹ. The fact that your parents were sincerely wrong. Pé àwọn òbí rẹ tọkàntọkàn ni wọ́n fi ṣe àṣìṣe. You are not safety from any bondage they put on you. Kò dá ọ ní èdè kúrò ní ìgbèkùn tí wọ́n bá ọ sí o. This is a serious matter. Ọ̀rọ̀ tó le ni. And the safest way to be free from evil mark. Ọ̀nà tó fi rọrùn jù láti bọ́ lọ́wọ́ àmì búburú. Is to remain as natural as the Lord in his infinite wisdom created you. Òun ni láti dúró Tí Ọlọ́run ti dá ọ pẹ̀lú ọgbọ́n rẹ̀ láì fi nǹkan kan fún. Many for troublesome marks upon their life. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fọwọ́ ara wọn fa àmì ayọ̀ onílẹ́nu sínú ayé wọn. By putting unnecessary things on. Nípa lílo àwọn tí wọn ò nílò sára. Many people have not bothered to study the origin of the things they are putting on. Ọ̀pọ̀lọpọ̀ ní òfin títà láti farabalẹ̀ wádìí orísun àwọn nǹkan táwọn ń lò sára. All rings are not rings. Kì ṣe gbogbo òrùka náà ni òrùka. All bangles are not bangles. Kì ṣe gbogbo ẹ̀gbà ọwọ́ ni náà ni ẹ̀gbà ọwọ́. All things are not things. Gbogbo ẹ̀wọ̀n ọrùn náà kọ́ ni ẹ̀wọ̀n ọrùn. If God wanted your lips to be red, he would paint it red from your mother's womb. Bọ́lá ọba bẹ kékeré okùn pàdé yóò fi jẹ́ kó pọ́n láti inú ikùn yá rẹ̀. This is one way people have been entering to bondage. Ada ọ̀nà tí àwọn ènìyàn fi wọ ní ìdèrè. And therefore, beloved, nítorí náà the world consists of two groups of people. Ilé ayé yìí ó jẹ́ ìpele àwọn ènìyàn Ọlọ́run. Those with the mark of God. Àwọn tó ní àmì Ọlọ́run. Those with the mark of the enemy. Àti àwọn tó ní àmì ọ̀tá. The Bible says I will differentiate between those who serve me and those who serve me not. Bẹ́ẹ̀ni ìwé ìwé ni yóò mú ìyàtọ̀ wá láàárín àwọn tó ń sìn mí àti àwọn tí kò sìn mí. Your parents drank all kinds of food when they were pregnant of you. Nígbà táwọn òbí rẹ yóò ń yù rẹ sí ni wọ́n fún oríṣiríṣi nǹkan. That puts a permanent mark on you until you remove it. Eléyìí ó fi àmì sí ọ tí ó wà ń bẹ̀ títí àtìgbà tó bá yọ kúrò. Today. Lónìí. We ask parents to pray. A ní àdúrà láti gbà. A brother. Arákùnrin kan. You were going for business very early in the morning. Lóòrọ̀ kùkùkùkù wọ́n rìn dé okòwò wọn. 6 a.m. they are there. Aago mẹ́fà wọ́n pàdé. They rush to the work area that time. Wọ́n á tètè lọ sí etí ibùdókọ̀ nígbà yẹn. To work as a team. Láti ṣiṣẹ́ lápapọ̀. And they come back. Wọ́n á ti padà wá. One morning, no, lówùrọ̀ ọjọ́ kan. This brother got to where they normally gather at 6 a.m. Arákùnrin bá dé ibi tí wọ́n máa fi ń pàdé láago mẹ́fà àárọ̀. He didn't say anybody. Kò sì rẹ́ nìkan. Uh-uh. Next day. Ó don't dọjọ́ kejì. Gọ́jà five thirty a.m. Ó dé bẹ́ẹ̀ láago márùn-ún àbọ̀. He didn't say anybody. Kò rẹ́ nìkan got there find them one day. lọ́jọ́ kan ó débẹ̀ láago márùn-ún. and he saw them going away. ó sì ní wọn pé wọ́n tẹ̀ ń lọ. ó ní ah, ah, ah. why do you guys not wait for me? why are you gathering at five when we are supposed to meet at six? èyí ṣe tẹ́ ẹ̀ ó dèbí kí ló dé tó jẹ́ pé aago márùn-ún lẹ ń lọ nígbà tó jẹ́ pé aago mẹ́fà làdé ń wa. the black people in the team were they could not talk. Àwọn aláwọ̀ dúdú tó wà nínú ikọ̀ wọn wọ̀n sọ̀rọ̀. Wọ́n eh, European among them òyìnbó kan tó wà láàrin wọn. we have noticed. lórí adúkéèsì. at any time you go with us. ṣé gbogbo ìgbà tó bá tẹ̀lé wa lọ. there is bad luck. orí ibú ń tẹ̀lé wa o. so the day we don't go with you. ọjọ́ tí a bá wá mú ẹ dání. we do well. a máa ń rí ṣe. as a mark. àmì wà ní. upon that brother. lára arákùnrin rẹ̀. today lórí. you need to surrender your life to Jesus. ó nílò láti fàyè rẹ fún Jésù. today lórí. You need to repent from every known sin. Today, Lord, you need to invoke the power in the blood of Jesus. O ní láti pe to wipe away any evil mark. That is gbogbo àmì búburú rẹ̀ to wipe away any mark that wants to embarrass the Jésù. Láti pa gbogbo àmì tó fẹ́ fi ọ̀jẹ̀ fún àmì tàbí tó fẹ́ Wipe away those marks giving evil dreams to you. Láti pa àwọn àmì tó jẹ́ kí àlá búburú ó to wipe the way the man is making you to masturbate and to watch what pornography. That is àmì búburú tó jẹ́ kó máa fọwọ́ dára rẹ ya yá àti kó máa wo àwòrán oníhòòhò. To watch away the man láti fọ̀ dànù. Àjẹ́ nílé jíjí kan ara ṣọ̀la. Àmì tí ọ̀gá ń lò yọ ayé The Bible says. The ìdí ni wípé ìdí dé dàbàjì. Ní ọjọ́ tí èmi bá ti dé shall my enemy suffer. Lọ́jọ́ náà ni àwọn ọ̀tá mi yóò fẹ̀yìndà. This I know. Èyí ni èmi mọ̀. For God is with me. Nítorí Ọlọ́run wà. The greatest hindrance to complete deliverance. Ìdíwọ́ tó ga jù lọ sí ìtúsílẹ̀ tó pé is the believer's unwillingness to surrender every area of his or her life to the Lord. Òun ni ìgbà tí onígbàgbọ́ ò bá ṣe tán láti fi gbogbo agbègbè ayé rẹ̀ sílẹ̀ fún Olúwa. The Lord told the Israelites. Olúwa ọmọ Ísírẹ́lì. Put a mark. Ẹ sa Of the blood. Tí ẹ jẹ. Ọ̀yọ́ dọ́pù. Sórí àtẹ̀rígbà ilé yìí. Dọ́pù. Àtẹ̀rígbà ilé wọn. Put a mark there. Ẹ sa The angel of instruction. Ángẹ́lì apanirun. is not interested. Kò ní fẹ́ In who is inside that building ẹni tó láti mọ ẹni tó wà nínú ilé náà. ìsísẹ̀ ti dá màá. òun tó kàn ṣe àmì yẹn. wọ́n gà í tó mà dá. tí àmì ò bá ti sí bẹ́ẹ̀. the angel of destruction go there to kill. abiyada apanirun yóò wọ bẹ̀ láti pa. if you and israel o bá jẹ́ ọmọ israeli. and you go to greet your friend an egyptian. o sì lọ kí ọ̀rẹ́ rẹ tó jẹ́ ọmọ egyptian. and they had no mark on them. táwọn òsì sàmì sí àtẹ́rígbà ilé wọn as problem. Ewu de. So the, the, the issue of mass is very deep. I'm praying for somebody else. Ó gbàdúrà fún ẹnìkan ní. Those powers that have put an evil mark on your business place. Àwọn agbára tó ti sàmì búburú sí ibi tó ti ṣòwò. The mark shall backfire in the name of Jesus. Àwọn yóò padà lọ́ba wọn lórúkọ Jésù. Rise still your fitna. Ẹ to your feet now. Ẹ In case you are here tonight. Oyo And you are not born again. O sì kí ìdí àkóbí. the right to Jesus. I'm not asking whether you go to church. Mi ò béèrè bóyá you have not yet surrendered your life to Jesus. O you are. Why all eyes are closed? Raise up your right hand. No. ọwọ́ ọ̀tún say what I'm going to say after me life. The Father said, Baba, in the name of Jesus, I come before you now. Lord Jesus, come into my life. Take control of my life. In Jesus' name. Mm, Amen. You said that prayer with me. Please, immediately we close all Just come to the front and speak our evangelism. Thank you, Jesus. Stretch your right hand forward. No, or what? ọwọ́ ọ̀tún rẹ síwájú. Like the hand of somebody who wants to receive something in your palm. Bí ẹni tó fẹ́ or ọwọ́ gbà kankan sí àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀. I want to pray now. Mo you are right. Let the amen roar like thunder as I pray. Jẹ́ kí àmì rẹ̀ ó tún bí àrà bí wọ́n ti. Father in the name of Jesus. Father in the name of Jesus. Father in the name of Jesus. Father, in the name of Jesus, we stretch our hands to you. Father, Baba, that coal of time. I said fire that you ask the angel to put on the tongue of Isaiah. Let the angel place it on our timeline. Let The blood of Jesus. The fire of the Holy Ghost. Iná ẹ̀mí mímọ́. The deposit to our partner in the name of Jesus. Everywhere these hands are touched. Gbogbo Let the mark of darkness thereof disappear. In the name of Jesus. Lórúkọ Jésù. Thank you, Jesus. I'm going to count seven. You will smite your forehead. Ó gbá iwájú orí And do it very well. Because sì ṣe that o. Even if you are developing headache, don't worry. Orí bá jẹ fọ́ ọmọ mi If you are in this habit, kò bá wá ní Some time ago they cut away your hair. Nígbà kan rí wọ́n gé irun rẹ. You didn't know where it went. O mọ bó ṣe ṣẹlẹ̀. Or they stole your car for your ẹja or your house. Wọ́n ti ṣèlè rẹ àbí àtẹ rẹ àbí kíkàbù hmm. rẹ. Accessible. Kíkan kíkan ni kò gba orí náà. Get to separate. Ẹ múra sílẹ̀. It is that hand you search for this you. Ọwọ́ tó nà síwájú yẹn ni kò lo. Wá! Eri. The prophet. Iwájú orí. Eri. Eji. See what is happening oh, over there? There's a gallon over there. Three. Ẹ̀ta. Four. Ẹ̀rí. Five. Aru. Six. Seven. Eight. sí WhatsApp lọ. Ẹ̀wò tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Now, nísinsìnyí. Begin to rub your forehead. Bẹ̀rẹ̀ sí ra iwájú orí rẹ̀ pẹ̀lú ọwọ́ yẹn. Ra. Rub it. Ti ọwọ́ yẹn ra. Rub it. Ra. That head is on fire. Orí yẹn gbanú. thank you. Èsè Retain the hand on the forehead. And it's important in that in these three prayers. Oh, ṣe pàtàkì pé àdúrà These three prayers. Àdúrà mẹ́ta yìí. Don't let anybody My head is not your candidate. Orí Viva Jesus! We are here for students this night. Mama, you have to talk. Aha, aha, aha, aha, aha, Jesus we pray. Lórúkọ Jésù lágbàdúrà. Let's see what is happening now. I want you to be more aggressive. Mo fẹ́ ká lo ipá ju báyìí lọ. Shout it loud. Ilé ìlú rárá. Inherited evil man. Àmì àjọ Jésù. Ilé ìlú rárá. Lórúkọ Jésù. your That's why Jesus brought you here. That's the poison that they have us. Reapa, the Sanctaria, the Kapantaketa, the river support that they have us. Manakantenda Rabosata. Jesus' name we pray. Lórúkọ Jésù la àdúrà. In a voice as loud as fire. Pẹ̀lú òun tó lọ sókè ní iná. Make this proclamation. Gbígbé ọ̀rọ̀ yìí. From henceforth. Láti ìsìnkú yìí lọ. Let no man trouble you. Yẹ́nì kan ṣe yọ For I bear in my body the mark of the Lord Jesus Christ. From henceforth, let no man trouble me. For I bear in my body the mark of the Lord Jesus Christ. From henceforth, let no man trouble me. For I bear in my body the mark of the Lord Jesus Christ. Amen. Amen. I believe you know it now. Mo lérò pé ẹ ti. husband. Nígbà méjì Number one, Number two, it's ìkejì. Number three, ìkẹta. Shandaraba. Lima Pataraba. Number four. Ukaru. Number six. Number seven. And loud ti ilẹ̀. Aha, bẹ́ẹ̀ni. Silence now. Ìdàpẹ́rọ́rọ́ wà báyìí. Silence. Ìdàpẹ́rọ́rọ́ lọ wà. Surgery taking place. Iṣẹ́ abẹ ó ń ṣẹlẹ̀. Things have been wiped off. Ó ń pa àwọn nǹkan rẹ́. In the head. Ní orí. In the chest. Ní àyà. In the leg. Nínú ẹsẹ̀. Yes. Yes. Yes. Yes. Yes, he's back to the sender. Bẹ́ẹ̀ ni ó padà lọ tó lọ. Thank you. Ìṣòro Jésù. Amen. Àmín. Touch your eyes unto what this place again, beloved. No, your eyes cool. síwájú pẹpẹ ìkóṣì kíjú rẹ. Father, let your anointing for healing. Bàbá jẹ́ kí ìfòròyìn yín fún ìwòsàn. The anointing for complete deliverance. Ìfòròyìn fún ìtúsílẹ̀ tuntun. All upon this answer in the name of Jesus. Now, if you have any infirmity in your body, Bí àìlera kankan bá twenty one times. Àkókò blood of Jesus. Mo máa fi gbé pé well. Thank Thank you. Báńkì jù. Thank you. Báńkì jù. Báńkì jù. Thank you. Báńkì jù. Báńkì jù. Thank you. Amen. Amen stretch your body now. Jẹ́ àgọ́ ara rẹ̀ wá. Begin to do what you could not do before. Òjò lè ṣe tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí Thank you Jesus. Thank you Jesus. Thank you Jesus. Òṣèlú Jésù. Bring out your manna water now. Ẹ mú omi manna yìí jáde right. Father, we thank you for this water. Bàbá Adúpẹ́ lọ́wọ́ ifo omi yìí. Let your power. Ẹ jẹ́ kí agbára yìí. Your glory. Ògo yìí. Your mightiness. Títóbi yìí. Your anointing. Ìfòyóró yìí. Glory to this water in the name of God. Let his water become the water of healing. The water of deliverance. Oh, the water of resurrection oh, power. The water of breakthrough. Oh, In the name of Jesus, you water carry the fire of God. Ọlọ́run. Carry the power of God. Carry the fire. Carry the power. Carry the fire. Carry the power. Carry the fire. Carry the power. Carry the fire. Carry the power. Carry the fire. Carry the power. In the name of Jesus. As you drink this water, body moving, you apply it to your body. Every mark of darkness that is wiped out in the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus name we pray. The Lord presence of God. Let yóò bùkún rẹ upon you. Yóò bùkún ojú rẹ mọ́lẹ̀ sí You go from strength to strength. Ó lọ láti ìpàdé From glory to glory. Láti Jesus mighty name we pray. Yorùbá la Jésù Kristu lágbàdúrà. Let's share the grace of fellowship. Ẹ̀jẹ̀ ká jùmọ̀ ṣe oore ọ̀fẹ́. The grace of our Lord Jesus Christ, the love of God, and the free fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely, goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Seven glorious hallelujah.